الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين So, inshallah, شاء الله a عليه ابر تفسير سوره الليل So, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى نعم so sura tí ó kù náà ni suratu al-Layl Ibn Kathir rahimahullah wọ́n ní wahiya makkiyatun wahiya madha makkiyatun ay nínú àwọn sura tí ó sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam wa huwa fi makkata nígbàtán wà ní makka ni so wọ́n ni bismillahir rahmanir rahim wal-layli wal-layli alwawu huna wawul qasami kama taqaddam alisa kadhalik gẹ́gẹ́ bá ìṣàlàyé níbi àwọn ad-durus al-munsarim wípé wáwù yíò wáwù máa dá al rántí ìrọ́bẹ̀ abúwádán ṣẹ̀rántí rọ̀bì tí wọ́n ẹ̀sìn bí wọ́n ni wàlèìlì wàlèìlì ọ̀bọ̀rọ̀bì ẹ̀sìn bí ẹ ti gbàgbé àbúrò tó wọ́n ẹ̀kà kí wá olùkọ́ sáàmì kò wọ́n ah alfilani wàléìlì ẹṣẹ́ rọ́bẹ̀ bá ti ṣe ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá mhm. arfu jabrin wa qasamin ẹmọ́ ni wàlì qasamin èyí ó àwọn tó sọ pé assalamun alaykum yóò tún wá gbé assalamun alaykum ẹ̀yìn ẹ̀kọ̀ ń kàkàkùkà pẹ̀lú ohun dúdùn so aléìlú wa jẹ́ kí ni ẹ̀ tí wáwù bá jẹ́ harufu jabrin wa qasamin léìlú wa jẹ́ kí ni ẹ̀ ismun majrurun majrurun bí kí ni kí ló fún jar bilwaw wa alamatu jabrihi Allah Allah Allah wal-layli al-kasra ma sha Allah ma sha Allah okay adẹ̀ ní pé al-jar wal-majrur muta'alliqan bimadha bima bi fi'lin mahdhufin taqdiruhu uqsim abi ahlifu so yo an ji pé uqsim bil-layl abi uqsim wal a ṣe bayan aha tamam fahimtum so wal ìdá yọrùṣà kí ni al-layl gbogbo ọmọ al-layl a ti wà ní layl báyìí o náà pé o ní òru ṣe báyìí àbí al o ní òru ìdá yọrùṣà ayi imamu sáàdì ni ayi ya'ummul khalqa bi dhalamihi fayaskunu kullun ila ma'wahu wa maskanihi ìtumọ̀ ní pé wà léìlì mú ń fi léìlì mú ń fi òru mú fi ń búra ìdáyẹ̀rùṣà tó bá ti gbogbo nǹkan mọ́lẹ̀ pẹ̀lú dídúdú rẹ̀ bí tọba ti rí zọ lam mim aṣlò ni aṣláni ni nínú àkútùbò eh, kíránkì ma'ájìm al-arabiyya bẹ́ ṣe ma bá mẹ́ni ẹ̀ in tẹ́dẹ̀ ma ń lò fún oná ni ìmọ̀ kan lò fún pé azọ́lám kí n ka dúdú àbí kan lò fún wádìí ṣe'í fi ghayri mahalli aw mawdi'i kí yẹn gbé nǹkan síbi tí kèkè ń ṣe gbogbo tasọrùfáàtì bá ṣe wá ń lọ hmm? zolam kíní kan zolim zulma gbogbo maslama ẹ́ rí pé asùlù méjèèjì yóò mọ̀ sí kíní yóò mọ̀ hàn bíbẹ̀ wa ana ahussokum bi kathrati nadhari fil ma'ajim èmi náà encourage wa kíyàn ṣe kíní kíyàn pọ̀ lẹ́ni tí ó mọ̀ sí kíní tí ó mọ̀ wọnú àwọn maraji àwọn kẹ́lùmọ̀ kẹfẹ́ dàrú قبل أن تندر تبحث في الجوال ابحث في المعاجم في عندكم لسان العرب before then àwọn tó ṣìkiri wa al-mu'jamul wasit mu'jamul wajizi náà wa mu'jamul makọ̀yísí lọ́rọ̀ wa tíra kínẹ́gbì ti Ragib al-Asfahani wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kútùbù lọ́rọ̀ ó yí báyìí àbí and also also kéèyàn pọ̀ yàtọ̀ sí pé bí èèyàn wo mu'jam kéèyàn jẹ́ ẹni tí ó pọ̀ an tukthira an-nadhara fi al-kutub al-madha al-kutub kéèyàn máa jẹ́ tí ó pọ̀ sí mọ̀ wútíra mọ̀ kátírà mọ̀ wútíra kéèyàn jẹ́ tó pọ̀ always kọ́nà tó bá lọ́bẹ̀ kẹkàn mútíra kan dání mú dání òkè ọkàn ráyí gbírí free time bí ẹbáyí pim imma an taqra fil kutub aw tasma'a sawtiyat àìdá kí ẹmọ ohun tí ràbíyàn sí gini kí ẹmọ gbọ́sà òtì yàtì àwọn àfá ọ̀lọ́síkọ̀ náà àwọn mọ̀ṣáyẹ̀fì pọ̀ lórí telegram pim kọlọ mú dágùsù kan pim ka ma gbọ́n tí ẹ lọ testafid wallahi fadatan azima àwọn tọ́lọ̀ bá ti wá ṣàánú pẹ̀lú ti wá yọrí sókè díẹ̀ alhassi lórí gbìyànjú ẹ̀tù ti wá pọ̀ sí sheik abdullahi bukhari núktọ̀ ẹni wípé wọ́n mú hadith kan nínú muwato malik níbi mas'ala alókọtọ wallakit rọ̀dọ́ọ̀lá wọ́n ṣàlàyé mas'ala yẹn àwọn mú ọ̀rọ̀ imam malik wá pé imam malik ń sọ rahimahullah wípé ẹnìkan rí ìgbékiní eh, kan táwọn obìnrin ma ń lò fi bí iye tí ni láti fi tán wékè látara silver imam malik wá ní pé kó fún àwọn obìnrin mọ́ṣálásí a ní pé tẹ́mi nífẹ̀ẹ́ sí ní gbogbo ṣe kí ni o àyúrùtìyà al-niswa fil masjid kẹ́lìmọ̀ kan wá jábọ́kùn bẹ̀ yóò àbúríf náà ṣe bá ń yàbí ìtumẹ̀ ní pé kán ṣe kí ni ká fi hàn because fídọ̀ silver nǹkan tó ní kíma ní ẹ̀yìn gbọ́dọ̀ mọ́ṣẹ́ tààrífù ẹ̀ tó bá mú góòdì lẹ́lẹ́ àbí silver ọgbàṣẹ́ ọdún kan lọ́fi ṣe tààrífù ẹ̀ ta ló ní fídọ̀ yóò mọ̀ wẹ́n tó ní káàkiri ọdún kan kọ́ tó lè ṣe kí ni kọ́ tó lè jogún ẹ̀ tó bá dẹ̀ padà yá tó bá ní fídíò ẹ̀rọ tó bá padà jẹ́yìn ọdún mẹ́wàá lẹ́n tó ní bá dé ó fún ẹni ẹ tó bá ìtì ìná tó bá ìtì ìjẹ́ takiri ẹran ni àbí nǹkan mi kí ni mẹ́fà ní pé sheikh wọn sọ pé gbàtàwọn wá rí ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ tí mo kẹfẹ́ kọ́ ni ẹ̀wò ẹ̀kọ́ ni pé sheikh gbàtàwọn wá ọ̀rọ̀ pa ọ̀rọ̀ yìí láyé stẹ̀kì kò yẹ kó ó wọ́n yà nínú tẹ̀míhìdì kò yẹ kó ara mali sinima ṣe wọ́n ní gbogbo àwọn kínáǹkì matuburu temhidi tó wà gbogbo ẹ̀ ọ̀rọ̀ ẹ́ ó sákọ́tọ̀ ń bẹ̀ wọ́n tó wáfọ́ ní pé eh, kínáǹkì Imamu Sanani wọ́n ti sọ rí pé kẹ́límọ̀ kan wà tó wà ní kíní táwọn ká alùmí ni pé àtọ́ as-Sanani kíníkàkíníkan ọ̀rọ̀ yóò yẹ la yastaqim wọ́n lọ́gbà táwọn tó lọ gbogbo àwọn eh, print àtàwọn latest edition tí wọ́n ń ka ń bẹ̀ kẹ́límọ̀ yẹ́ sì ń jáwọ́kùn wọ́n nígbà táwọn wá láǹfààní àti lọ síbi maktaba kan mi ò bí a Paris or something yẹ 30 years ago àwọn wá rí tírà Sunan Abi Dawud àti Ibn Majah àwọn wá snap gbogbo maktutọ́ ti ẹbẹ̀rẹ̀ àwọn spadà wá rí in táwọn wá so gbọ́ àwọn kísọ́sì yẹn pọ̀ gan nípa gbìyànjú àwọn onímẹ́mà ló bí kí ẹmọ kankan kí ẹdẹ good kí ẹdẹ ní al wa khudh bil وإن أعطاكه الله انتفعت نعم ثم وإن أوتيت فيه طويل باع وقال الناس إنك قد علمت فلا تأمن سؤال الله عنه بتوبيخ علمت فهل أملت نعم àwọn tí mo wò sílé kí ń gbà yẹn wọ́n miss gan àwọn tí mo sílé kí wà yẹn náwọ́ káwò yẹn náà Allahu Akbar èyí mi àjàjàjàjàjàjàjà Masha Allah naam àgbà yẹn ti so um under so ìtumọ̀ ní pé wà léèlé ayé oxim أقسم بالله منبرة بلور إذا يغشى أي إذا غشي وعم كل شيء بظلامه tó bá ti cover everything pẹ̀lú dídúdú rẹ̀ ọlọ́run fi ìgbà yẹn búra imam sáàdì rahimahullah àwọn ni wa yastarihu al-ibad min al-kaddi wa ta'ibi so látara bẹ́ẹ̀ tí òru bá wà rí bí um, ṣiṣẹ́ Ah, wọ́n ríbi sinmi wọ́n ríbi sinmi ìyẹn ni general ah ìyẹn ni general principle dúwà lómi ma ń ṣe night ṣe báyìí àbí but generally ni wípé ah, tó bá ti di time tí òru bá ti tílẹ̀ bá ti dúdú o ah òun náà ni average everybody gbọ́dọ̀ lọ sinmi olọ́lọ́mìsàn Kùránì pé kúl àrọ̀ àìtùm in ja'ala Allahu alaykumul layla sarmada إلى يوم القيامة من إله غير الله يأتيكم بذياء أفلا تسمعون ẹ̀rọnú tọ́lọ̀ọba subhanahu wa ta'ala tó bá jẹ́ wípé ó wá ní òru nìkan lẹ́mọ̀ rí kò sọ́sánmá ó wá wà ń bẹ̀ lọ gbére títí di yamal kiyama ta lè ní tí ó mú ìmọ́lẹ̀ fún yín wá kí ló tẹ̀ sarmadan ila yawmil qiyamah من إله غير, غير الله يأتيكم بليل تسكنون فيه okay tí Ọlọ́run bá tó bá wá sọ gbogbo tó bá ní pé ọ̀sán nìkan lẹ́kàn máa rí lọ́gbọ́n kò sóòrùn mọ́ ta ní ẹni tí ó mú òru wá fún yín تسكنون فيه tẹ́mọ̀ ṣe kíni tẹ́mọ̀ rí bí sùn nú ẹ̀ tẹ́mọ̀ rí bí sinmi bẹ̀ ní ìsìn àti ṣiṣẹ́ lọ látàárọ̀ báyìí òun kò ní halkọ̀ an kíṣà ìtànbáyí ǹkọ́ o bí ọtún kàtíkà jẹba kí ló kù báhùn oòrùn ẹlùmígbò ti mọ́ tó gbé bọ́ láti bí halkọ̀ bá pé tọ̀ in délé báyìí ń wó lórí bẹ́ẹ̀dì boom yóò kú ni nù ọlọ́wà ní pé afàlà túbẹ̀sẹ̀ rùn ṣẹ́ rí náà ní ṣe bẹ́ẹ̀ rí náà rí pé ọlọ́wọ̀ba ló ń ṣe kí ní yìí fún yín tí látara bẹ́ẹ̀ wa ta'ala ni months ni mo èkí fi six months wọ̀sán nìkan six months ogun nìkan ó wà kódà àwọn fàtàwà àwọn ìbéèrè wá sọ́dọ̀ àwọn àfákibó làwọn òṣèmọ́ ẹgbàwẹ̀ fàkùdúrùlà fàkùdúrùlà àsìkò kẹ́dẹ̀ ń bọ̀ àti dàjálì bá dé Ànábì sọ sallallahu alaihi wasallam pé 40 days ní dàjálì olú day 1 yóò rí bí ọdún kan mẹ́nà bẹ́ẹ̀kọ́ ọjọ́ day 1 nínú 40 nínú 40 days bí ọdún kan yóò sì rí day 2 orí bí oṣù kan ọjọ́ kẹta orí bí ọ̀sẹ̀ kan ọjọ́ kẹrin yóò rí bí ọjọ́ kan yóò kó dìbì náà dì wọ́n ní ya Rasulullah ìwò díṣẹ́ lọ́m báwo ni a ṣe máa kírun Ànábì ní ẹ máa ṣe kọ́dù ẹ máa ẹ̀yìn tẹkùdùrú nà láhú ẹ máa wọ́n ni ẹ ti máa ẹwà wọ́n kaba yẹ̀wò ní ìsinmáyì àwọn app bẹ lórí fóònù tọ́fì wọn ṣe báyìí àbí 24 hours náà là ń lò so ẹ ti ma wọn pé time by na la mọ́ kírun time by time by because òun kàn yọ ń ta báyìí nẹnu kò ní wọ́ ọdún kan bẹ́ẹ̀ni imagine month wọ́la wà nínú Gregorian December ẹ wà gbà tí January dc kọ́ wá jẹ́ pé pim ọjọ́ kan náà ni inna lillahi wa inna ilayhi raji'un ó dẹ̀ ń bọ̀ wá yẹn táìmù dẹ̀ jẹ́ gbogbo gbà yẹn àwọn èèyàn ó máa di ẹlẹ́bọ lọ àwọn èèyàn ó máa tẹ̀lé dàjálì lọ dàjálì máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ làwọn tó bá ní iman wọ́n wà ní bùkátà sí sùúrù tó ní agbára ń gbà yẹn gbogbo tó ń sọ lẹ́nu pé mo ní sùúrù ọ̀tí ní sùúrù àfi tí dàjálì bá kaọ máyí náà fáfí ma ń ṣe dùwà káwọn àsìkò ẹ̀kọ́ mọ́ káyẹ̀ máyí torí imani òsì kíni yóò mí ìyẹn bí ọdún mẹ́ta ni ó wà bí fọ́ dàjálì ọdún kẹta kí dàjálì tó sọ̀kalẹ̀ ọlọ́wọ́ sọ fún sama amsik thulutha ma'ik old with old one third omi tí ma ń rọ̀ sama with old yẹ tẹ́kí bí omi 30 ní rọ̀ tẹ́lẹ̀ lọ́dún 20 ní rọ̀ lọ́dún tó bá di second year tún with old two third tó bá di ọdún kẹta òjò kan tí ẹ̀nẹ́kan lẹ́ẹ̀kẹ́ kò sì ní wùn lẹ́lẹ̀ so àti sama àti ilẹ̀ lọ́lọ́wọ́ ní kó ma old kó ma dìmú ìyẹn ó wà bẹ̀rẹ̀ tí ó ní agbára ọdún tó bá tọdún kẹta bá ti wá parí lẹ́yìn yẹn Dàjálù wá dé wọ́n wá dé pẹ̀lú oúnjẹ ẹ wo fìtínà ẹ wo àdánwò sáà kébí ò tí pàwọn èèyàn ní ìsìn báyìí tàbánà ń pín sẹ̀mọ́ bí chọ́ọ̀chì ń bẹ̀rẹ̀ wọ́n rọ́ lọ bá mú ni kí ni àfá kí ni káwá jẹ ṣe ẹ̀rá làlí kan mọ́ ṣe ẹ̀rá làlí mọ́ àrámù gan kò fẹ́ sí mọ́ òwe tán mọ́ ń pa nìyẹn ok fàkẹ́yìfà làwùjá al-yawm dajjal ibi tẹ́rù ti bà mí pé tí dajjal bá dé àwọn tí wọ́n lá kódà bóyá bóyá ó súnmọ́ bí i o lè kà wọ́n gan torí fìtínà ẹni agbára gan dajjal tí dé ní ìsìn àwọn dajjajila ló wà ń ta ẹwú mọ́ sẹ́nsọ́ so ọlọ́wà ni wà nàhárí ìdá tajalla ayé ظهر للخلق فاستضاءوا بنوره وانتشروا في مصالحهم يتم أنك والنهار imam shankitini zoharo imam shaukani wani zoharo wan kashafa imam sadi rahimahullah wani tajalla lil khalq ai tí ó mo fi olo mo fi ọ̀sán mo fi ń búra nígbà tó bá ti hàn sáwọn èèyàn ai tó hun tí ó di pé ọ̀sán ti ilẹ̀ ti ma ti gbogbo ti funfun padà wa ma khalaqa dhakara wal untha wa ma so ma khalaqa mọ́tò wọn bíbí tani sọ̀rọ̀ mọ́ yẹ fún wa ṣe ma mausula ni ṣe ma shartiya ni ṣe ma istifhamiya ni ṣe ma nafiya ni ṣe ma masdariya ni ṣe ma shartiya àbí irun ni wàmá ma mọ̀wùsúlà àbí wọ́n bẹ́ wà má khalaqo dhakaro wal untha na'am mọ̀wùsúlà ay walladhi khalaqo walladhi khalaqo dhakaro wal untha mú tún fi ń búra ọlọ́run ọba tó dá al-dhakar wal untha ẹlẹ́wọ́n mọ̀ man ló yẹ kí wọ́n lò man ma lo man fún inanimate abi, but wọ́n ma lo man náà fún kí n kalibà wà more general and then so wọ́n lo man fun, tó ba wa animated na. in tó bá lẹ́mí wọn lo man fún tó bá jẹ́yàn wọn lo man fun. wọ́n dẹ̀ lo man fún náà ma aka an tasjuda lima khalaqtu biyadayya wọ́n ní liman wọ́n ní lima khalaqtu biyadayya tani ma yẹn rífà sí adam aleyhisselam so wọn lò mọ́nà fún yẹn náà kò problem pẹ̀lú ẹ̀ so wa ma khalaqa dhakara wal untha wọ́n ni in kanat ma mawsulatan kana iqsaman bi nafsihi al-karima imam sáàdì ní rahimahullah wọ́n ni tàbá fi ṣe tafsiru ma níbi bẹ̀rẹ̀ pé ma yẹ ma mawsula ni ma mawsula ni ma tó nítùmọ̀ alladhi ma tó nítùmọ̀ kíni alladhi so ìtumọ̀ ní kí ọlọ́bàá ń fi ara rẹ̀ búra elédẹ̀ ni ó mọ́ ń ṣẹlẹ̀ tọ́lọ̀ fẹ́ra rẹ̀ búra ní Qur'an qul bala wa rabbi la tub'athunna thumma la la latunabba'unna bima amiltum sọ́lọ̀ ń búra bi nafsihil karima fala wa rabbik la yu'minun hatta yuhakkimuka ma shajara bainahum olon tún búra pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú ọgbùgbò bí i rẹ̀ so ibá yìí àbí so ọlọ́mọ ń búra pẹ̀lú ara rẹ̀ pé wà rọ́bì mú búra pẹ̀lú ẹ̀mí so wà máa kàlákọ́ so ta bá tún mọ́ sí mọ̀súlà níbi bẹ̀yìn bá ṣe tún nìyẹn wọ́n ní bí wa ma khalaqa ayé wa khalqa Ah, wa khalqi afwan torí kọ́sàm ni wa khalqi dhakari so ọlọ́run wal untha ọlọ́run fi dídá akọ àtàbúbúra tàbá tún mọ́ yẹn ní ma mausula bí má na kí ni alladhi yóò jẹ́ walladhi khalaqa dhakara wal untha ta ni alladhi yẹn padà sí Allah but tàbá tún because ma masdariya àti fíìlù a lè change sí masdar ẹ́n eh? wà máa kọlákọ̀ zakarọ wàlún ayi wà kọlíkì zakari wàlún dá ṣe orí máa yàbí yóò jẹ wà kọlíkì àzakari ọlọ́mbùra pẹ̀lú dídá akọ àti abo wọ́n ni wàkàmàlù hikmatihi fi dhalika an khalaqa min kulli sinfin min alhayawanati allati yuridu baqa'aha dhakara wa untha wọ́n nínú hikma Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni wípé gbogbo àwọn nǹkan tó dá nínú àwọn ẹranko ó dá wọn ní akọ àtabo fáwọn tó bá fẹ́ jẹ́ ká máa ṣẹ́kù kan sì máa bí sí ká máa rẹ̀ sí ó wá dá wọn ní akọ àti kíni àti abo so níbi ìsúnmọ́ra wọn ni wọ́n ti máa bí náà ti máa pọ̀ sí náà máa rẹ̀ sílẹ̀lẹ̀ so wọ́n ni alẹ́tì yuridu baqa'a aha dhakarun wa untha liyabqa an-naw'a wala yadmahil eh wala yadmahil so that náàrù yẹn yóò sẹ́kù ọlọ́ọ̀bá dáa bẹ́ẹ̀ kí náàrù yẹn ẹranko yẹn pàtó kó lè bá ṣẹ́kù kó mọ́ lè bá tán wà qada kullan minhuma ila al-akhar bi silsilati shahwa ọlọ́run wa ń lé wa síra wa ọlọ́run wa fi kíní kan sára wa méjèèjì ó náà ní ṣáhwa nítorí pé ọ̀nà fẹ́ gbádùn ń bẹ ibẹ̀ ló ti bímọ tí ò bá sí ń bẹ ní bóyá lè yóò fi obìnrin ṣe báyìí àbí because ẹ̀yìn bá ní kíyàn wé àwọn masuliya tó wà níbi kíyàn ṣe nìká tí ó bá sí ilé ìtàn sọ yí bẹ́ẹ̀ ni in tó súnmọ́ jù ní pé bàbá rẹ̀ ní kó ma gbé masuliya ń lọ bàbá ọlọ́run fún wa ṣe báyìí àbí sọ́lọ́run wá kọ́ọ́dà ọkùnrin lọ sọ́dọ̀ obìnrin wípé ah nǹkan báyìí ó wà lára rẹ̀ oní ẹni ṣáhàwá ọ sì gbọ́dọ̀ gbọ́ ṣáhàwá àwọn lọ́nà haram ọlọ́run wá fi sára obìnrin náà ọ wá fẹ́ gbọ́ lọ́nà haram tọ́ in lọ́pṣẹ̀ báyó àfi kí n ṣe kí ni kí n lọ wá ń kàn sí nítorọ́lọ́ ní kí wà mọ́ni bìtárọ̀ wọ̀rọ̀ àdàlíkà fàúláíkà humulaadùn ọkùnrin àtobìnrin lọ́nà tó tọ́ pẹ̀lú nìkáhùn sahih fàúláíká humul maza àdún àwọn yẹ ni olùkọjá àlà ayé àwọn ẹlẹ́ṣẹ̀ humul àṣín humul muthnibun àwọn àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí wọ́n fẹ́ nǹkan sí so wàjáàlá kullan minhuma munasiban lil akhar ọlọ́run wá jẹ́ kí a sí kíni kabbara wa mú eh ni mọ́ ọba tí fi ń adẹ́dà tí fi ń lágbára jù ọba tó mọ bá ṣe ń dá nǹkan bá ṣe ń tó nǹkan bá ṣe ń ṣe kíni bí wọ́n ṣe ń sẹ́ẹ̀tì nǹkan náà so látara pé à ń súnmọ́ ọkùnrin àti obìnrin máa ń fẹ́ra wọn ṣe báyìí àbí wọ́n ni pé látara bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ó ma fún àwọn ẹlòmíì ní ọmọ ọkùnrin ọlọ́run ó fẹ́ lómíì ní obìnrin hmm? ọlọ́run ó fẹ́ lómíì ní ọlọ́run sì ní fẹ́ lómíì kankan yẹ́wọ́n sọ nínú Qur'an nínú suratu Ashura ike lillahi mulku samawati wal ard yakhluqu ma yasha yahabu liman yasha'u inathan wa yahabu liman yasha' dhukura ṣe bá yàbí so wani Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala òun ló ní mulk òun ló ní agbára ní sánmà àti ilẹ̀ ìdarí àti ìkápá nǹkan sánmà àti ilẹ̀ Ọlọ́hun ni ó ní Ọlọ́hun sì ló dá tí ó wù ìgbà mí o lè fún ẹni tó bá wù yóò fún ní akọ ìgbà mí yóò fún ẹni tó bá wù yóò fún ní abo aw yuzawwijuhum dhukuranan wa inatha àbí kọ́lọ̀ bá ṣe ni kọ́lọ̀ bá fẹ́lò mí ní akọ àtabo yóò bí bèjì àbí kó bí mẹ́ta àbí kó bí mẹ́rin ayùn tẹ̀ ti bí mẹ́fà mọ́ ẹnkọ́ mọ́ ṣe dáadáa àbúkọ́sí ṣe Eh? kan ẹ́ vietnam plan Okay. wọ́n can overtake gbogbo ilẹ̀ kan náà masha Allah but àwọn èèyàn be multiple lane 10 It's it's it's àrí In gbà yẹn well I àwọn oníṣòwò àkáàtẹ́ pé yọ́rọ́ náà ṣàrá ma ń parọ́ bẹ̀ náà ni wọ́n lẹ́nìkan bí ọmọ 30 wọ́n ni àwọn mẹ́ta padà ń bẹ̀ àbí mẹ́rin padà ń bẹ̀ ó wá kù 26 so àmọ́ ó wà kókòkó báyìí kókòkó a ma ń gbé káàkiri mẹ́rin náà newspapers èmi ò dẹ̀ ṣe ìstìbáàdẹ̀ 11 nílọ̀ mímí Allahu akbar 11 ọmọdá Allahu akbar 11 ẹni ohun kó mọ̀ ẹ́ eh? ok kéèsì lọ́kọ́ mọ̀ ń sálọ àbí ẹkùn ah, ibò lọ ń sálọ mú kí ni ibò lọ ń sálọ no kò ní fẹ́rẹ̀ mi yóò sálọ ni kí lọ ń sá fún oúnjẹ mọ̀sùn ilé ẹ̀ pé ẹ́ sí à ń pé ìtumẹ̀ ní pé èrò ni pampers park kan 10,000 wọ́n tó bá bí mẹ́sàn-án 90,000 lóṣù bí ọ̀sẹ̀ méjì tó rá ti bẹ̀rẹ̀ ohun àwọn ọmọ òkà ma lo pampers bó ṣe wùn tí wọ́n ni àwọn èyí àwọn ohun èyí lànà àwọn yìí yẹ́ láàrin yẹ̀fà erílẹ̀ rò bí ọ̀rọ̀ pampers ni masudi àwọn ọ̀pọ̀lọpọ̀ náà yẹn sá fún ilé pampers ti wọ́n o bọ̀n tó wá fọ́ ní pé pampers ni ò lẹ́sìsì mẹ́rin abẹ́ẹ̀kọ́ ń wọ́n sí ni ṣe 5k kan tẹ́lẹ̀ ní park kan ní kid kids oní 15 5k ní is by 11 àbí 10 ok sorry 100 àkíní kan 100 àbí at least nígbà ẹ̀ o tó tẹ́lẹ̀ ṣe dì sí àbí wọ́n mo gbọ́ nílò tọ́ pé generally ẹni tó bá ti bí more than that special kí wà fún ẹ̀ but ọkùnrin kan bí mẹ́ta kò sí lè jù oṣù méjì lọ báyìí ilé wọn wà ń sálẹ̀ ní mẹ́ta náà bí ẹ̀rúgbà ń bí ẹ́ eh? òkè mọ́ rántí ìgbà yẹn ṣe fòrádì zintanua mi mo sáré lọ spiritu ni pé ẹ́ eh? ẹgbọ́n wọn lẹ́bí mẹ́ta ah Allahu Akbar so alhamdulillah so ọlọ́ọ̀bá bó ṣe máa ń so ọlọ́run fẹ́ lómi ní mẹ́ta wa yaj'alu man yasha'u akima ẹlùmí ò sì ní kò ní gbọ́pá kò innahu alimun qadir ẹbọ́lọ̀ sí wọ́n méjèèjì papọ̀ nínú alqawaidul eh, alhisan títí imam sáàdì rahimahullah wọ́n tẹ́ tọ́lọ̀ bá ti ń mú àwọn orúkọ méjì papọ̀ ẹgbó méjèèjì síra wọn innahu alimun ọlọ́ọ̀bá nímà ó nímà pé ẹkin fún ọ lẹ́yọ kan méjì ní fún ọ lẹ́ẹ̀kan náà ọkùnrin ní fún ọ ìwọ ní bí obìnrin ìwọ ní bí ọkùnrin mi ọmọ nímà mo mọ tí mo ń ṣe àmì kọ́kọ́ fún ọláwọn ọkùnrin náà kí n fóbìnrin àbí kọ́kọ́ fún ọlọ́kùnrin kí ó kú jóbìnrin àbí kí mọ́ tí wọ́n bọnú ara wọn èmi mo nímọ̀ kọ̀dír hmm? mo sì lágbára èyí tí ò lè bímọ kìí sí pé látàpọ́lọ́hun wà lágbára láti fún ọlọ́mọkọ́ o bí ọ̀rọ̀ kèfèrí tó ní pé Ọlọ́run bá ń dọ́gbọ́n sí kò sọ́gbọ́n bí eléyìí o ní yóò sọ bẹ́ẹ̀ bá ṣe ń ronú ní ìwà ìrònú kèfèrí báwọn kèfèrí ṣe ń rú ní ẹ̀nà tí ó bá yà rí so àwọn tí wọ́n gba Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí wọ́n gbá gbọ́ so wa ma khalaqa dhakara wal untha gbogbo nǹkan bọ́lọ̀ sí wá dáwọn hmm? máa ṣe kí ní kẹ́lẹ̀ bá máa rí sukun lè lẹ́fún pé lè tẹ́sùkúnú ilé ìhà kẹ́lẹ̀ bá rí sukun kẹ́yìn kára yí máa tutù bóyá inú yín bàjẹ́ kẹrẹntẹ́ fọ̀rọ̀lọ̀ kẹrẹntẹ́ jò discussed mẹ́m ló jẹ́ páwọn ọkùnrin tó máa lè máa obìnrin tí wọ́n yí kí ń tọ́jú obìnrin tẹ́dẹ̀ máa ń kàn áṣìmọ́ wọn kò ò ní bá actor àbí sorry boss lọ́gbùdọ̀ jẹ́ bá ọgbùdọ̀ jẹ́ actor so sáà máa lójú káàkiri kí ní ò dára adẹ̀ ti máa kò ní kí ẹmà bí a ń ẹnìkan but èyàn sì gbọ́dọ̀ máa sọ because èyàn mọ̀ pàwọn kí ní ẹmà ń ṣẹlẹ̀ so tọ́rọlùmí láàrin àwọn ọmọ ìyá aláì olóngbò ní mọ́ fara nù ọyàn káàkiri ah abúkiní kó náà padà ti sọ lómi nípa wà láàrin pọ̀ ah, abúkiní tó bá délé báyìí ó ti di white cat olóngbò gbò ní báhùn tó bá ti délé tó bá ti wà ń ta domestic domestic lion bí wọ́n báyàn ṣeré ni ó wọlé báyìí o eyín rẹ̀ ọyọ ni ayẹ́ náà ní báyìí kókò hùn mọ́ dúnmọ̀ ogun ogun máwọn ọmọlọ́mọ nílé mọ́ ké máwọn dé pé tábù àti mọ̀ báyìí gbogbo lé ogun àdàwà yóò mọ̀ sákàkiri ní pé hey àbútídé o àbútídé o láìpẹ́ mọ̀ sákàkiri pé oníkàlùkù àjọ pẹ̀ wọ́n ní ṣe bandit yọ ní yàtọ̀ <laughs> ìṣẹ́bòkó haram like bóyá boko haram gan bóyá ìyàwó wọn gan <laughs> bóyá mọ̀ sí dáadáa sí wọn gan lé so kí ní yóò dá kò dẹ bóyá òpin kí like ẹlòmí àwọn obìnrin fi ń prove ọkùnrin ni ah pé kí ni mo sẹ́wàá ẹ́ ìgbàgbẹ̀rẹ́ ara o ọya wèrè náà ń pè bẹ́ o ọ̀hún fi wà wèrè ọ fi ń boast ní o because ọ lè dájú anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ọ sì lè wà disciplined ju anẹ́bà sallallahu alaihi wasallam anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni khairukum khayrukum li ahlihi wa ana khayrukum li ahli Ànábì lan tí fi ń dájú ní sallallahu alaihi wasallam una tí fi ń dájú sí àwọn ará ilé rẹ̀ èmi dẹ̀ ni mo fi ń dájú sí àwọn tani sí àwọn ará ilé mi so Ànábì ẹwà Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá jẹ́ good example Allah akbar wọ́n jẹ́ kí ni yìí wọ́n ń jó yẹn pé ẹni fi ń dájú ní ẹni tí fi ń dájú sáwọn ará ilé rẹ̀ àwọn ajọ́ yẹn pé èmi mọ́ á dájú sáwọn ara lè mi ọgbọ́míyé débi pé ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam níjọ́dún ìyàwó Aisha radiyallahu anha ànẹ́bíwá gbé wọn aláwọn fẹ́ wo àwọn ọmọ Abisini àti wọ́n ṣe kíni tán ṣe gínú mọ́ṣálásí láwọn àfáàfi ní kò sí n tó ṣe káwọn obìnrin ma ń ṣeré kílẹ̀ mọ́ ń fa okùn tẹ́ mọ́ ń fa mi bíi tug of war bí kìnnìkan kìnnìkan kò sí tó ṣe káwọn obìnrin wọn àgbẹ̀rẹ̀ ọmọ kò sí tí ó bá ti wó bí ṣáwà ìyẹn mọ̀ ìṣẹ́ra ọ̀rọ̀ yẹn láìpẹ́ yìí náà pé màbí aṣẹ́ because of kí sọ̀yàwó Aisha radiyallahu anha anẹ́bà bèèrè sọ ti sọ ti tó ní ara Ànábì sallallahu alaihi wasallam kana Aisha ọmọ sábàkọ̀ Aisha tẹ́jọ sáré ẹlẹ́kùn Ànábì sì ni ó lìdí ogun ìwọ nídìí ogun rí tí ẹ o ojú sí lẹ́lòmí wallahi ojú tó bá ráyẹ yóò sá ni wọ́n sì mọ́ dúnmọ̀ ogun ogun àwọn ọmọ ọlọ́mọ inú lẹ́mọ̀ kí máa obìnrin rẹ̀ mọ́wọ́ bí kí ló dé ayẹ́ náà ni ọni kì ní ó ní ọni ẹ̀yíká ọmọ yẹn fún ìnáwó kò ti fi ọmọ ó ti fi obìnrin sínú gbèkùn wallahi ti kó sínú páńpẹ́ ó ti já sínú gbèkùn ó ti bọ́ sọ́wọ́ ọkùnrin tí ò láàánú wọ́n sọ dìdàkúdà tí ẹni kó wọ́lá kò dákù ẹ kó rí bẹ̀wọ̀ lọ ẹ jẹ́ ká bẹ̀rọ lọ́ọ̀bà ṣùgbọ́n obìnrin làwọn náà ń bí ṣùgbọ́n obìnrin làwọn náà ń bí kò wọ́lọ́ kò sí pẹ́rẹ́ntì tí ó gbọ́ tó bá ní fámílì obìnrin bìkan tí ó rẹ̀ pé inú ẹni yẹn ń kí wọ́n gbọ́ pé ọmọ yẹn wà bẹ́ẹ̀ àbúkan wá fẹ́ wá fẹ́ ọmọ rẹ̀ ah, bọ́dákín ló fẹ́ náà mashallah wà tí bọ́dákín ẹjọ́ rẹ̀ ìsẹ́ mọ́sálásí bọ́dákín délé wọ́n lọ tí àwọn ọlọ́mọ nílé ń tẹ̀ ní ọlọ́mọ gẹ́gẹ́ bí àyẹ́ náà tẹ̀ so ìjọ tó bá gbọ́ inú ìlú kódà jọ ó súnmọ́ kí wà tí so ọmọ mi wà lọ́dọ̀ yín ẹ̀dẹ̀ ń ṣe ọmọ mi báṣubàṣu ìgbà tó ní gbà bẹ́ẹ̀ kí ló túnbọ̀ náà sọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ilé ìkòdẹ̀ sẹ́kì kòdẹ̀ mí kí bóyá obìnrin yóò but gbogbo kí ní tàǹsọ̀ yíye wa bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ó clear normally ni wípé àkíyàn délé àṣàrànlọ́gbọ̀n kíyàn ṣe rí pẹ̀lú ẹ̀yẹn kíyàn yọ máwùn èèyàn náà ó sì wà lè báhùn kíyàn jáde pẹ̀lú àwọn èèyàn stool láti bẹ̀rẹ̀ lọ síbẹ̀ ẹjọ́ lọ́ọ̀rà kẹtọ bá ráyè ẹfẹ́ lọ́ọ̀rà nǹkan àbí ẹjọ́ àjọ lọ́kọ̀ síwàlá tí namshi idhab eh ẹjọ́ ló ẹjọ́ padà dé ẹjọ́ di ẹjọ́ kódà kàdùkúrẹ́ kàdùkúrẹ́ ọlọ́dọ̀ ọ̀rọ̀ ilẹ̀ abẹ́sí lọ pé à ó rí mẹ́sàlá jọ ní ni à kíní kan jẹ́ kó sọ̀rọ̀ jẹ́ kó kò sẹ́lómi ẹ́ sàbíkọ́ ọmọ bá àbú sọ̀rọ̀ <laughs> mẹ́sàlá sí ni tó mi ò mọ́ tẹ́lómi ìfẹ́ gbọ́lẹ̀ kíní ẹ̀ ti súyàn kíní ò dẹ̀ dára ó dẹ̀ mọ́ ń dúyẹ̀ gan tí ẹ̀ bá gbọ́kọ́ kíní ẹ̀ ń ṣẹlẹ̀ fi àwásìtì sẹlẹ̀ fi yìí ibi tí ẹ ká ti mọ̀ rí rahmadu

ibda bi nafsika kana dha ta'lim mo pè wọ́tọ̀ ń ṣe wá sí fáwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ wò ṣe bó ní ń kọ́ àwọn èèyàn ibda bi nafsika wanha'a an ghayyiha bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn ẹ̀dẹ̀gẹ̀dẹ̀ yẹn kọ́kọ́ change fa idha intahata bí bú ẹ̀mí ara rẹ̀ kún bí ohun tó rẹ̀ wọ̀yẹ́ fa òtà alim mọ́ páwọn nìkan ń gbà tán gbọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ń sánfà níbẹ̀ látẹ́n ha alkhulukin fatati mithlahu ààrùn alayka idha fa'alta azimun ma sọ fáwọn yàbí kan mẹ́sìn kan kí wọ́n ma ṣe ìdójútì ńlá gbà ní fún ọ ẹjẹ́ aláàánú ara wa ní ìsìn tó bá fẹ́ ṣe wá sí fáwọn amatunas kí ló sọ fáwọn amatunas tó wá gbọ́ pé amatunas kan lúyàwó rẹ̀ ẹn kí ló ṣe ah yes kò dára kò dá kí ẹmọ obìnrin náà nínú islam kódà ní súnnà àní islam ní pé àwọn ìyàwó wa ìyàwó rẹ̀ tó wá wà ní ilé ń àtọ́mọ́ ẹ káwọn ọmọ dàgbà sí environment tó dùn tó wà lively lórí súnnà lórí sàlàfíyà káwọn ìyẹn dàgbà kọ́mọ̀ pé a dàgbà lórí pé bàbá àti ìyá wọ́n jọ máa ń discuss lé wọ́n jọ máa ń kódà kọ́mọ̀ ìrètí pé bàbá àti ìyá jọ raise ohun síra wọn rí àwùjọ tó sẹ́n tó pọ́ ẹ́yìn òun ni ẹ kì í sáwùjọ kí bàbá ti yá wọ́n yẹn dínúlé wọ́n sì ájúwọ́ ara wọn kò tọ́nà àwọn kílódọ̀ kí ni ájúwọ́ rọ̀ ló ń ṣe káàkiri ó lè pí ọmọ ẹgbẹ́ pé wá kí ló ló ṣẹlẹ̀ jòkó mẹ́ẹ̀ kí ló ló ṣẹlẹ̀ ọya nǹkan bá ṣẹlẹ̀ àbí òwúrọ̀ ọya ó ti tẹ́ máa ìkàlás lọ́gbọ́n jẹ́ alókùnrin ó ti tẹ́ àtàwọn nǹkan mí tó pé àwàdà ni yóò fi ṣegin ni yóò fi gbọ́n dànù ni yóò fi gbà dànù tí ó kàn sọ bí àwàdà mọ́ra gbà kí ni mo ń ẹ̀yìn báyìí náà ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala naam so so a ní wà máa zákàrọ wà máa kọ́lákọ̀ zákàrọ wàlúùntà mayan kí la ní pé mayan mélòó ló lè jẹ́ aida kó jẹ́ 1 mausula àbí masdariya tó bá jẹ́ mausula kí ni túnbẹ̀ mọ̀ jẹ́ báyẹn yóò jẹ́ wàlẹ́dì kọ́lákọ́ àdẹ́kẹrọ wọlúùdá tó bá jẹ́ mọ̀sàrí àkọ́ kí ní ó jẹ́ báyìí wàhọ́lùkù wàhọ́lùkìs àdẹ́kẹrí àìdídá dídá ìdákẹ̀ ní mọ̀sàrí ànù pé kí ní àjẹ́yẹ̀ sí mọ̀sàrí dídá akọ àtabo àìbò ń fi dídá ọlọ́run bá ń fi dídá tó kí wá nìkan tí ọlọ́ọ̀bá ń búra lé lórí inna sa'yakum la shatta inna sa'yakum la shatta ìtọ́lọ̀bá ń búra wọ́n ni hadha huwa al-muqsamu alayhi ay jawabu al-qasam jawabu madha al-qasam ó ní pé gbogbo à búra à búra kí wá nìkan tá ń búra lé lórí inna sa'yakum la ay inna sa'yakum ayu al-mukallafun lamutafawitun tafawutan kathira ìtumọ̀ ní pé àwọn pọ̀pọ̀ sínsìn asáyù òun ni wàhálà ìdàmú pọ̀pọ̀ sínsìn lílọ bíbọ̀ ẹ́yìn làṣàtà yàtàtàfáwàt yóò yàtọ̀ síra wọn tafawutan kathira ní yàtọ̀ tó gágẹ́ tó tóbi gan tó pọ̀ وذلك بحسب تفاوت نفس الأعمال ومقدارها والنشاط فيها in tí ó dẹ̀ máa fánà ní wípé àwọn sẹ́ta ń ṣe yàtọ̀ òdíwọn rẹ̀ yàtọ̀ activeness ta dẹ̀ fi ń ṣe yàtọ̀ wà bí hasabi lọ rọ́yẹ̀ tí mọ̀súdà ti bí tílìkà àmàl àti pé lódíwọn irú àníyàwó lóníkálùkù ní pẹ̀lú sẹ́ta ń ṣe alhuwa wajhun wajhun al huwa wajhu Allahi al-a'la al-baqi ṣe ń torí ọlọ́ ojú rere ọlọ́ọ̀bá la fi ń ṣe ni fayabqa sa'yu lahu bi baqa'ihi ìpọ̀pọ̀sẹ̀tì tí wọ́n wọ́n ṣe yàn yóò wá sẹ́kù bọ́lọ̀ náà ṣe sẹ́kù wa yantafi'u bihi sahibuhu ẹni tó wá ń ṣe

òun ni gbogbo sẹ́tì yẹn bá ti ṣe tó jẹ́ṣẹ́ olórí ọ wá ṣe lẹ́ni tí wójú rẹ̀ lọ́wọ́n ọba gbogbo sẹ́tì yẹn ṣe tó jẹ́ṣẹ́ tí yẹn ma fi ìbádà èyàn wá ṣe ń torí kíni láti fi wá ojú rẹ̀ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala wa bi hadha alwasf wa hadha fassala Allahu ta'ala al'amilin ìtorí ọlọ́run àwọn òṣìṣẹ́ wọn kí lọ́lọ́run فأما من أعطى ها so Ọlọ́run bá ṣe kí ni o so gbà tó ṣe pé ṣẹ́tàn ṣe yàtọ̀ Ọlọ́run wa ń ròyìn wà lẹ́ẹ̀kọ́ kọ́lọ̀ alìpín ni fa'amma man a'ta wattaqa ay ma amara bihi min al-ibad wa amara bil ẹ wá rẹ̀ ni tó bá a'ta tí náwó fáwọn èèyàn tí náà nǹkan tó ní wàtàkọ̀ tó bẹ̀rù ọlọ́run ọba wà sọ́dẹ́kọ̀ bil husna ẹmà wọ ẹmà wó náà mọ́m sáàdì wọn ni ma amara bihi min al-ibadati al-maliyya kaz-zakawat wal-kaffarat wal-nafaqat was-sadaqat wal-infaq fi wujuhi al-khayr wọn ni ẹni tó bá ń pàwọn yẹ̀ láṣẹ a ibi kan ṣe ìbádà tó ní ṣe pẹ̀lú owó فأما من أعطى واتقى أعطى واتقى أعطى واتقى wọ́n ní pé gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí zaka àwọn owó àti àwọn owó ìtanràn àwọn làwọn kafarot owó àwọn ìtanràn nafakot àwọn tó ẹkí ẹ̀mọ́ ná bóyé ìtọ́ ẹkí ẹ̀mọ́ ná lórí àwọn family ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn sadakot àwọn bí sàárà charity al-infaq àti gbogbo ọ̀nà tí ẹ bá fi ná nǹkan sí ojú ọ̀nà dáadáa wal-ibadatu al-badaniyyati kas-salati was-sawmi wa nahwihima gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìbádà ta mọ́ ń fara ṣe ó ń pa àwọn èèyàn láṣẹ bẹ́ẹ̀ ga ẹjá lọ kírùn ẹjá gbààwẹ̀ àti hajji àti tó àti kíni àti umra àtọ̀ wàtàkọ́ ayi ma nuhiya an ìtàkọ̀ méjì ni ayílẹ̀kọ́ ikú bẹ̀rù ọlọ́ọ̀bá ìtumọ̀ kankan àti ẹni ìtàkọ̀ ma nuhiya an ó jìnà sí tọ́lọ́wọ̀ bá sí kí ni tó ní òun òfẹ́ because at-taqwa òun náà ni pé an taj'ala baynaka wa bayna hijab aw wiqaya kọ gbé láàrin ìwọ àti ìyà Ọlọ́run Ọba kó fi gàgá sáàrin méjèèjì so ẹni yẹn wá jìnà sí àwọn nǹkan tí Ọlọ́run Ọba ní ká jìnà sí minal muhabbamat wal ma'asi nínú àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn nǹkan tí Ọlọ́run Ọba ní kò tọ́ ala ikhtilafi ajnasi báṣepọ̀ tó ọtí ẹlẹ́dẹ̀ igbó fáwọngbà ìsbálò náà ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa mú tí pẹlẹbẹ so correct mo gbọ́ news kan ní kọ́mọ́ print kọ́mọ́ produce pẹlẹbẹ ẹ̀mọ́ tí pẹ́ ṣùgbẹ́ ní sachet yẹn bọ̀ wọ́n yẹ́ sì wọ́n mú obì wọ́n tí wọ́n ti pẹ́ o tí wọ́n pọ̀ sí kọ́nà mo gbọ́ pé wọ́n lẹ́tù ti orange pẹlẹbẹ ọlọ́sàn náà afọ̀n ma umi rọ̀bí hìí ma amọ̀rọ̀ muka but ma umiro. fa'amma man àtọ̀ ai ó náwó ó ná ma umirọ̀ bí i nǹkan tí wọ́n pa láṣẹ pẹ̀lú ẹ̀ kìí ṣe pé ó kùn ló pàwọn ìláṣẹ kìí ṣe ní fa'il so alfa'il huwa Allahu azza wa jalla afwan jazakumullahu khairan ṣe báyìí àbí so abu ẹni pé next year àbí ni ó tó wà most of it ẹ̀yẹn wà ní pẹlẹbẹ yẹn òun náà ni pẹlẹbẹ náà ni sáchẹ́ tẹ́mọ̀ jábà ẹ̀kọ́ ni ẹ̀ <laughs> eh, but at least ẹ̀ eh, ah okay but we, like their quantity because yìí tí wọ́n ń gbọ́ inú wípé yóò mọ̀ jẹ́ kí bí àwọn ọ̀gọ́ ńláńlá ní ọmọ wà so that àwọn yóò ní mọ̀ owó tètè owó rà ó wá wọ́n ìṣẹ́yìn láàrin ẹ̀mú ẹ̀n pé sẹ́rí tó ṣẹ̀rẹ̀ sáṣẹ̀tì ẹni wípé in tèmi rògbé ẹbí se ni pé ó ti wà too easy like easily accessible ẹ́ ìgbẹ̀yìn ni ó ti pé ẹ̀pẹ́ 20 naira 30 naira ẹ̀yà fún pẹlẹbẹ méjì fún pẹlẹbẹ méjì sẹ́tún jákẹ̀ẹ́kẹ́ méjì ẹnu ok torí ẹ̀ ni àbí ok. wọ́n gbọ́wọ́n lè gìsáyẹ́kù láìlọ́nà àbí subhanallah subhanallah inna sáyàkún làṣátà lótọ́ tí ó tó bá náà wọ́n àwọn tọ́lọ̀ bá pa aláṣẹ kó ná sójú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe pàkíyèsí gbogbo àkẹ́tẹ́ ọkọ̀ náà àti gbogbo tó ẹkọ́ ní pẹ̀lú ara gẹ́bẹ̀ náà ni wà takọ̀ ó sá fún gbogbo àwọn muhabbarat gẹ́bẹ̀ náà ni ẹlẹ́dẹ̀ ẹni ó tún alé iná ní àà tí ó sì junction eh, kìíní mìíràn junction bí i yóò ẹ̀mẹ́ ewu ó wà ẹ̀ ìbẹ̀rẹ̀ eh, ni ó gbà sọ́dọ̀ yìí wàláì ẹlẹ́dẹ̀ ti wá di àní ìtìjú ní ìtàrí ní ìṣẹ́ àlọ́mà mùsùlùmí ní bá wọn tà ó tún wá ní àbẹ̀kẹ́ ẹni tẹ́ ẹlẹ́dẹ̀ ńkọ́ ó lọ chọ́ọ̀chì àwọn mùsùlùmí wá bá tà kó tó dé láti chọ́ọ̀chì ẹ̀nú ọlọ́run ṣe bíjà o <laughs> àwọn ọ̀rọ̀ burúkú tó ti báyé àwọn èèyàn jẹ́ ẹ̀yìn tó súnmọ́jú ní ẹ̀nà òun náà gba commission náà pẹ̀tọ̀ ilẹ̀ apalé ní o ẹlẹ́dẹ̀ ẹni tó fọ́yìn pé tó bá tún fẹ́ dín wọ́n máa ń fi ògógóró sí kò ní dín ẹ̀yìn wọ́n fi ògógóró sí wọ́n náà kìlíkẹ̀ tó máa ń jẹ́ kó pọ́n ẹ̀ kí ló kọ kí ní ẹ̀nà ọmọ fìkà sí tó máa fi pọ́n ẹ̀ because kò ní dúnú òwòrò ọ̀rá ta ló mú kọ kíní ẹ̀wọ́n mú gbọ́dẹ̀ nìkan sọ ń jò ní ẹlẹ́dẹ̀ tí ma ń jẹ òkú ẹlẹ́dẹ̀ tí ma ń jẹ ìgbẹ́ ẹlẹ́dẹ̀ tí ma ń yí nínú ẹ̀rọ̀ fọ̀ nínú ogbó ibi tó bá ti jẹ́ bí orí àtàn ìbẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ tí ó mọ̀dún rẹ̀ ó sì mú ẹlẹ́dẹ̀ yẹn ó sì dù ó sì fọ́ ó sì kún ó sì fòróró sí ó sì dá sínú òróró ó sì ń dè ẹni tó wà lè jẹ ẹlẹ́dẹ̀ yóò lè jẹyàn ó yẹ kó lè jẹyàn kò lẹ́rin lára lòkò ní ẹ̀rùn so látara bẹ́ẹ̀ ó wọ́n ní àìsàn tó wà lára ẹlẹ́dẹ̀ àwọn àìsàn tó wà lára ẹlẹ́dẹ̀ bí àbú mi sọ́lẹ̀ fún àwọn ìṣọ́lọ́ ààrẹ rẹ̀ rẹ̀kùnrin fún àdíẹ̀ ẹ̀yìn òṣèfẹ́ ok bí kèjì fẹ́ tìlẹ̀ ń ṣe like mo gbà tí mo ẹ́ zoology àwọn ìṣọ́lọ́ ààrẹ rẹ̀ ẹ̀ mẹ́ ipe yóò kọ̀kọ̀ wọlé yóò kọ̀kọ̀ jọ ẹlẹ́dẹ̀ tẹ́tẹ́ àtọmọdé obì kí ni ẹlẹ́dẹ̀ ẹ̀rẹ́ àbí ẹwọ bá ṣe ẹwọ ẹnu wọn <laughs> bí ẹlẹ́dẹ̀ pọ̀nbílì ẹ́ ẹ́ subhanallah ah wọ́n ló wà lucrative o mọ̀ ní kíni ẹlẹ́dẹ̀ mélòó no ìgbàtí èsẹ Camry <laughs> yóò sọ ajẹ́ 1.9 million ẹgbọ́ wọ́n ní 700 800 ẹ̀dù ẹlẹ́dẹ̀ mélòó <laughs> ẹni àríkìlẹ́yìn 1.9 million oscars ẹdún èyí tó wọ́n tẹ̀tẹ̀ ń gèèyàn ìlú lẹ́ntà tó wé fẹ́fẹ́ fọ́dẹ̀ nìyà ó náà pé ẹ̀rìn ẹ̀mọ́ ń kéré kí ní bí tọ́mọ́ fi sinimọ́ ń pọ̀ ó ní kí ẹ̀lọ́n fi tọ́mọ́ fi rí dín so ẹlẹ́dẹ̀ eh, ọmọ bímọ tó pọ̀ ó wà lucrative business yẹ ṣe kílẹ̀ nìkan wọ́n kàdà ní abatí ẹlẹ́dẹ̀ yóò mọ̀ ní ìlara ní pé ah, ah, ah, yóò mọ̀ bí abatí ẹlẹ́dẹ̀ kódà gbé ìràwọn kírísítẹ́nì mọ̀ bí ṣe Christmas ìwọ tó máa ń jẹun jẹ Christmas nínú rí ó máa dùn tó máa ń fò sókè tó ní làákàì kankan tó máa ń ránjú tó máa Christmas débà inú rẹ̀ ẹ̀ eh, ọ̀ làákàì

ẹjíká dó ń bí ìfútẹ́ ní inṣáàlá ok àsìkò kíkí ní sọ̀rọ̀fẹ́ tó bá ní ìbéèrè díẹ̀ ẹyọ kan sí méjì inṣáàlá barakallahu fikum wa jazakumullahu khair amma antum náà tí èlò àìbátà àbí tí wọ́n kó alókù pààrọ̀ kò sí tó ṣe pààrọ̀ <laughs> nítorí tí wọ́n fi ń change kò sínú àwọn ribawiyat ṣe bí ike àtásọ́ ní ike àtásọ́ kò sínú riba kì í ṣe kíná gbègbè sínú àwọn ribawiyat àwọn ribawiyat láwọn kan tó wà nínú hadith Ubada bin Samit àtàwọn kan tó bá mọ̀ kọ́mọ̀ ẹ́ alwariku adhabu bidhabi walwariku bilwarik una ni fidda walmilhu albawru atamru Eh, ashair ali mọ́tíṣọ́gbó eh, kí náà gbókò ẹ̀kan mọ́sọ mílùn mílù iyọ̀ so àwọn ìyẹn ní ribawiyya tàtà nǹkan tó bá ṣe wọ́n yuktat hmm? tó bá jẹ́ nǹkan tó bá yọ muktat tí wọ́n lè consume tẹ́ tó ṣe wọn but kódà ní yorùbá ní pé mọ́tò ló fi change pẹ̀lú aṣọ ṣùgbọ́n ló so kò sí pẹ̀lú insha Allah náà náà Eh, kò sí tó ṣe ní tó ànẹ́bì ní pé fa idha ikhtalafatil ajnasu fabi'u kayfa shi'tum táwọn kí ní ẹ̀ kódà ìyẹn ọlé fi yọ gbagódì tó à ah, ṣègbúwọ̀ <laughs> ló wù ẹgbagódì kẹkàn yìí ẹfún mi ní yọ kẹkàn khalas ṣe bá yà rí idha kana ẹ́ eh? ẹ̀yìn eh, ṣe ewu mẹ́ ìwọ̀n kó jẹ́ yẹ́dà mìírì ẹ̀yìn bẹ́ẹ̀ ni ó láàrín àwọn àfàtí pé wọ́n ṣe ìṣẹ́rọ́ tó pé kó jẹ́ yẹ́dà mìírì tó bá jẹ́ pé ribawiyati náà ṣe ní wọ́n kó jẹ́ yẹ́dà mìírì àtàkọ́bù fi majlis al-aqd kó jẹ́ pé àjọwà lójú àjọgbà lórí jòkó báyìí kèsí pé ń fún ọwà lọ lé ara rìbọ̀wọ̀ báyìí ṣe báyìí àbí wallahu a'lam náà wọ́n ṣe kí ni wọ́n ní kí ẹ̀mú kọwa tá ní ok bí ẹ gọ́ọ̀mẹ́ntì àbí èyí ó fún wọn lówó tánkókọ ẹ̀kọ́ síntẹ́sì ṣe gọ́ọ̀mẹ́ntì bẹ́ fún àwọn èèyàn ní oúnjẹ ń fún wọn ní owó <laughs> gẹ́fẹ́ntì kọ olóṣèlú ní àwọn ara ò mọ́ fún alókọ ò because àwọn wọ́n wọ́n tí wọ́n dìbò fún wọn ni ṣe báyìí kí ẹ máa kùn ọ lọ kí ẹ máa fẹ́ anybody máa fẹ́ anybody ló so like máa fẹ́ anybody ló kọ oúnjẹ ló oúnjẹ náà ni ó fún yẹn náà gáàsì agolo mẹ́rin àti ẹ̀wà yọ̀kà ẹ̀wà agolo kan ẹ́ wọ́n fi magi kan síbẹ̀ wọ́n gbàjọ́ rí onú tó bàjẹ́ jẹ́ kódà kọ́ tó lè gbà fún ìsàwọn ọkọ̀ọ̀kọ́ fún ẹni dọ̀mọ́dù pé ẹ̀yin ní tẹ̀ka fún kọ́lọ̀ bí ẹ̀ ti gbà kàkẹ́ kalẹ̀ kẹ́kẹ́ ó yá kọ́kọ́ sínú kalẹ̀ náà ni ẹ̀ẹ́ àwọn àgbà fún ìjọ wà ní tẹ̀ka fún mi níbo níbo ọ̀ dìbò ní kíni tó gbà mo bẹ́ẹ̀ nìkan wọ́n bèèrè ṣe kò síbèrè máa bí tọ́ náà ok ah so ok òun náà fẹ́ ra àbí ah so lọ lọ́jà ní láàdá tí bá kún 5,000 yóò ṣe 500 báyìí àrí àwọn no àwọn kìíní ẹni wọ́n bá wọ́n àfisádọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọjà hmm. wọ́n àfisádà gan filardi bada islahiha ihun kẹtẹsọ mọ́ sípàtà sílọ mọ́ fi ń ra iṣu ní gaman bí i tálọ̀ pínṣu à jọ tó àjọ gan báyọ̀ mú ti mọ́pò átàṣù ìbáyìí mú ti sálọ tí ma pín sí 5,000 naira yóò kún lè ní pẹ̀lú ògùn ọlọ́run gbogbo àwọn mídú mẹ́yìn kíníkẹ̀kíní kan ẹ́sànwò ládá kíní kan tàlákì rukubani lọ ajákì ọjà lọ́wọ́ àwọn olóko wá fowó lé olóko dé gbogbo gbogbo iṣu ọ̀fà kan ó lè ní ẹkó 40,000 akí ma lọ inú oko tèmi padà àwọn lọ lọ́dọ̀ rẹ̀ ní 80,000 àwọn àtàfàwà ní 150,000 àwọn àníjọba ni kò sí everyday mo ní yẹ̀kí ní sí pé àwọn aláburú èyàn náà mọ́ bújọba like wọ́n láburú tán ṣe wọ́n fi ìjọba id wọ́n fi ìjọba bójú ṣe báyìí àrí ṣe orí kìíní ìyòtọ́ gbogbo à ń gbogbo láàdá gbogbo ẹ̀tẹ́yẹn ìjẹkújẹ ni ìjẹkújẹ ni ìjẹkújẹ ni tẹ́yàn bá fún wọn mẹ́bá gbogbo sí tẹ́yàn ṣe yóò fún wọn ni èyàn fún wọn pẹ̀lú ìnira àti pé wọ́n gbà lọ́nà àìtọ́ ni ọ̀nà àbòsí ni owó ìpìdẹ̀ ni wọ́n gbà yẹn irú ẹni làwọn tọ́mọ wà bí ìsọ ẹran mo dé fi mo fẹ́ rẹrin kí ló kọ́ ìwọ kàn dédédé ìwọ gẹ́gẹ́ bí aláìníṣẹ́kùn kàn dé náà ni kí ni mi mọ́ bí wípé ẹlọ́kùn bàbá èyí mo fẹ́ rẹrin kí ló kàn yín yóò tún bá yín sọ fọ́wájú àfáàfá ọ̀yá èlò lẹ́gà ó ní 80,000 fún 75 ni ṣe mo ní 75 mo fẹ́ san àfá 75 lọ́lọ́wọ́ san o like wallahi kí ní ẹ̀mọ̀ ohun ìrìn ẹ̀tọ́ fọ́yìn ni wọ́n tó bá fẹ́ agbára dúó wọ́n lọ mọ́ lọ ti láàkẹ́ tó ti bá ní connection àwọn èèyàn ló fẹ́ tajà ló fẹ́ mú ọ lọ sọ́dọ̀ wọn tó bá mú kọsọ́mọ̀ wà fún ọlẹ́ ó bá yíò kíní ẹ̀kìnì kan yóò àmúmú yọ síbẹ̀ kíní ẹ̀kìnì kan sì fún àwọn fèsì bá ẹ̀rùn kan láyìí so ẹran míì tí ó yẹ kó ju 30,000 lọ látara ọgbà àwọn midúmẹ́ midúmẹ́ midúmẹ́ yẹn kọ́ o ní kàdàmọ́ wọ́bí 60,000 naira so ló jẹ́ pé wallahi àmì ọlọ́ọ̀bá kó ṣàánú wa kódà èmi máa ń èmi sì ní encourage àwọn nǹkan míì tí ẹ bá rí wípé àwùjọ ò ní bùkátà sí àwọn tí ẹ̀dẹ̀ sí lọ́wọ́ ra ń gbòrò èèyàn kó sí nǹkan kọ́nà àmì ẹlẹ́ta wà láàrin náà ó lè kó ẹran lọ́mọ aláì kàwọn bọ́dá tó bá kàwọn èèyàn à ẹ́ bí a tábù fọ́sán sí plan nù amẹ́rin kanáà ni wá ní láti jẹ́ ìnẹ́ náà aṣojú àwọn ẹlẹ́rin association of nìgbìn kọ́nà àwọn ilé èdú ẹnú wọ́n rẹ̀ lè wá mú mi ké mò ń tẹ̀rẹ̀ èyí because èmi náà ní announce lórí Facebook pé mò ń tẹ̀rẹ̀ àbíkẹ́ ṣe sí èsì bẹ́ẹ̀ ni kọmọ̀ bọ̀ wá sí kọ àyíkò tẹ̀ kàn ok ẹ̀rẹ́ wà ní ilé mi àbú kí ní mo fẹ́ rẹ ẹgbówó tẹ́lú sópè mi só lè ní owó oko ẹ́ owó okùn okùn tàbí ẹ̀yẹ́ fẹ́ ra okùn ẹ̀yẹ́ lè ra okùn náà owó okùn o ẹwọ́n lè yọ okùn ẹkù kan mọ́wọ́ rí <laughs> ìmíkẹ́ ti mú okùn mi dání ẹ̀ tó bá jẹ́ ènìyàn ṣe lè sàn tó bá jẹ́ tax gbà gọ́ọ̀mẹ́ntì sọ pé ẹjáwé kan ẹyẹ bá ń jáwé ẹmọ́wọ́ rí gbọ́ pé gbà wọ́n wó pẹ́kọ́nà owó ara kò tọ́ wọ́n bí ọlọ́kùnṣẹ́ àánú wọn so subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta Hashtag Fikri Karaçagülük.